إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فون الله سبحانه وتعالى أترى عليكم كياتي جفوان نبوة محمد صلى الله عليه وسلم نيوسة تقجى أمو أمنوا بديا نبقى ọ̀rọ̀ irọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ní khutbah ti jùmọ́ tó kọjá akàrí lórí díẹ̀ nípa ọ̀rọ̀ pé kí ẹ máa pẹ àti agbúrú rẹ̀ so inṣáàlá ní èní àgbébíábí èní sọ́lá bí ìjọ mélòó kan akẹsàrí kọjá lórí tíra kékeré kan tó ti kó àwọn ayat àwọn ahadith àti àwọn ọ̀rọ̀ olówó yìí bí wá kalibà ma búrú tí ń bẹ níbi

ewu tí ń bẹ níbi kí ẹ máa payọrọ àtàwọn orípa burú léyìí tó máa ń so àti kí ni mọ́ kífù Islam lórí irọ́ àti àwọn òpòrò ẹ̀dá so Sheikh Rabi' bin Hadi al-Allama al-Walid Rabi' bin Hadi Umair al-Madkhali hafidhahullahu ta'ala àwọn ni wọ́n kọ kíní so àwọn àdílà tán mú abẹ́ asàrí kọjá lórí wọn inṣáàlá bọ̀ wọ́n ni wọ́n kan sọ nípa shana'atul kadhibi wa qubhuhu wa tahrimuhu fi kulli shara'i' wọ́n kan fẹ́ sọ nípa wípé sẹ́rí irọ́ ni ó jẹ́ nǹkan tó sì pé nǹkan dọ̀tí ni in tí ó dá rárá ni wọ́n fẹ́ sàlàyé nípa bó ṣe jẹ́ nǹkan burú sí bó ṣe jẹ́ nǹkan tó jẹ́ àti bó ṣe jẹ́ nǹkan tó jẹ́ haram níbi gbogbo shara'i' gbogbo orú àwọn nǹkan báyìí in ti mọ́ ń dùn aláwùjọ wa ní pé àwọn wá àti táwọn èèyàn fẹ́ gbọ́ lílé o fẹ́ sàlàyé pé ọ̀rọ̀ òdá àkíní nítorí ẹlòmí bó bá ti ilẹ̀ mọ́bà ìrọ́ bẹ̀rẹ̀ nù ilẹ̀ bílẹ̀ sí mọ́lé ní bá ìrọ́ ìrọ́ jíbà ibi ìrọ́ lẹ́lòmí ti ń fún ìyàwó rẹ̀ jẹ ní ti ń fún ọmọ rẹ̀ jẹ ibi ìrọ́

ó jẹ́ nǹkan tí fi ń dọ̀tí níbi tí kí nǹkan dé ògóngó níbi kí nǹkan burú kó dọ̀tí ìwà tí ó dá nínú ṣẹ̀ríà ni kódà nínú làákàyè àti nínú bọ́lọ̀ sí dáwà kódà ẹni tí ń parọ́ kẹfẹ́kẹ́ parọ́ fún àpàbá ó dẹ̀ parọ́ fún mi òun náà sì ń pàpàrọ̀ wa mamqutun lada al-umam jami'an kò sí al'umma kan tí ìbá wó ah irọ́ irọ́ irọ́ gbogbo orí pé tí ọ̀dá ni tó ti kí wọ́n lè máa páwó wà fil milal wan nahal kulliha níbi gbogbo ẹ̀sìn tẹ́yẹnyẹ qad harramahu Allahu fi risalati kulliha wa dhamma al-kadhiba wal-kadhdhabin fi ayatin kathira Allah subhanahu wa ta'ala ó àti àwọn tó ma ń pa irọ́ nínú àwọn àyàtì tó pọ̀ wa tawa'adahum ashaddal wa'id ọlọ́run wá lérí ìyà tó lé fún wọn ọlọ́run sọ ní kùránì pé kùl innama rabbiya kùl innama harrama rabbiya alfawahisha ma dhahara minha wa ma batan ọlọ́run sọ ní kùránì in tí ọlọ́run bá ṣe ní àrámù òun náà ni àwọn boyfriend girlfriend bẹ́ẹ̀ ni ìwà dọ̀tí ni ìwà tó wà ṣẹ̀ ní fáhíṣà ni ìwà ẹ̀gbin ìwà rédèrèdé ni à ń yàlè ni à ń ṣe courtship ni kíní kan man friend mi ni ìyàwó onífà ìsìsì ni man friend níta ọkùnrin fa nínú ilé tó níyàwó onífà ìsì tún yàn ó ti wá di wípé normal thing kódà yóò tún máa sọ pé eh, kí ni lọ ah, kódà tún máa sọ sọ̀rọ̀ àtàlì àwọn wà tó sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ̀bá sí àwọn ìtẹ́ èyí ó dojúbò lè ní èyí ó ah, àwọn ìwọ́dọ̀ orí mi ó dín táwọn èèyàn ṣe tátún wá fi ń àtàwọn èyí tó pamọ́ wàlì ìsìmá ìmáṣẹ́lọ́run wàlì bárí àbẹ̀rọ̀ ìrìnlẹ̀ haqq kama kọjáàlá wà án tushriku billahi ma lam yunzil bihi sultana kama sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá ẹbọ́ sí ní ọlọ́run ò fi ìyọ̀ndà kankankalẹ̀ ibi kama ويرى الإمام ابن القيم رحمه الله لو فيك إمام ابن القيم رحمه الله أمر بيبي أن أشنى هذه المحرمات وأعظمها هو القول على الله بدون علم àwọn orí wípé èyí tí fi ń burú jù nínú ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́n kàkàlẹ̀ ń bí ẹ̀kẹ́lẹ́ ìgbà tọ́lọ́run bá dákọ ẹbọ kí lọ́lọ́run bá dákọ mẹ́ wa an taqulu irọ́ àdápa irọ́ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mẹ́sìn Ọlọ́run Ọba àwọn rí pé fi ń burú ju ẹbọ lọ kí nìdí di ní pé àdápa irọ́ òun náà ni ó gbé ọlọ sí bí ẹbọ àti gbogbo nǹkan mítọ̀ Ọlọ́run Ọba ò fẹ́ idh anna shirka wal kufra lam yansha'a illa ala al-kadhib ẹbọ kúfúrù gbogbo tẹ́rin rí lábúrú yìí wàláyì ìpìlẹ̀ gbogbo ẹ̀yẹ rọ́ ni bóòn kí ni ṣeìtọ́n kí ló fi fi ẹbọ rìn láwùjọ ṣe kí ni ṣe rọ́ ni ṣeìtọ́n ló wá báwọn èèyàn oníṣẹ́ ẹ̀rá wọn òsà yìí òun ló ní ká mọ òsà ká mọ èrè àwọn ẹni tó kúnnú wọn generation oníṣẹ́ ìmọ̀ òsà yìí ni ó ní kí ni wọ́n ó láwọn ọlọ́run ẹwọ́rọ́ gbígbó sí bẹ̀rẹ̀ sí jọ́sìn fún dé ní ẹbọ̀ wátánmá látàyé yẹn láyà lẹ́bìn náà hàrí ìsìnà tó fún àdí ayé tàwà wà lè ní ń kọ́ o ẹbọ̀ ohun sí kíni ẹbọ̀ ohun tánmá ẹwò yọrọ tí ṣètọ́nù ti gbé kalẹ̀ mẹ́rin ọlọ́run tún sọ́nù kullu ulaika kana anhu mas'ula dájúdájú ìgbọ́ràn ìgbọ́ràn ìgbọ́ràn wa ni ìrìnà wa ni àti ọkàn wa ni gbogbo ilé ìlọ́lọ́ọ̀bá òbí ní yamal kìyàmà al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa arjuluhum bima qalu ọlọ́ọ̀ni lè ní ní yamal kìyàmà á dí ẹnu àwọn ara wọn bẹ̀rẹ̀ sí ní máa ṣe kí ni o wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jẹ́rì lè lórí kódà ọlọ́run tún ní wọ́n mọ̀bí ọlọ́run Qur'an wa qalu li juludihim lima shahidtum alayna qalu antaqana ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعمل، وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم الله بان القرآن الله نقول دبا ديام الكيامة àwọn ara wa ó bẹ̀rẹ̀ sí ní máa jẹ́rí against wa gẹ́gẹ́ fún àwọn ọwọ́ sọ̀rọ̀ ara ó sọ̀rọ̀ gbogbo ẹ̀ wọ́n máa jẹ́rí in tó fi mí ṣe ní in tó fi mí ṣe ní in tó fẹ́sẹ̀ mí ṣe ní ibi tó fẹ́sẹ̀ rìn lọ

ìyẹn tó ti lọ nìyẹn kí ló lọ ó sì àbò sí tẹ́lẹ̀ ní aló ti lọ kò lọ́wọ́ àṣọ́wù lọ́wù wà nà súù ọlọ́run ni ṣìbẹ́yìn gbàgbé ni <laughs> ọlọ́run gbàgbé ní jẹ́ kí ní yọmọ̀ kìyàmà ọlọ́run bá ó gbé rẹ́kọ̀dù ní kálùkù jáde ma hadha al-kitab la wàlá kẹbìrọ irú tíra olélé irú ìwé olélé record book olélé kúkọ́lá nǹkan kékeré bẹ̀ kò fílẹ̀ a ní miskọ́lá habba a ní pé in tí ò ju bí ọmọ náà gún lọ bí atoms weight wàlá kò ní fílẹ̀ min khairin wa shabrin wa man yamal miskọ́lá dhabrotin shavron yara in tó kéré bẹ̀ kékeré tó jagbú tó sí wà láì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó kéré tó jẹ́ dáadáa ìjọ tó òrò kan tó kàn fún ẹni tán bóyá bí làbídò kan tí wò tí ẹ fọ́kẹ́ sí ìjọ tó fún ẹni just one naira tí wọ́n ti gbàgbé wọn tí bá ní rántí pé last month so fún ẹ̀kan one naira mi ò rántí mọ́ntẹ̀ mi má wọ̀rí wọ́n ti gbàgbé àbí orí ní amọ̀ kìyàmù gẹ́gẹ́ bẹ̀rẹ̀ láburú lázà aburú ọlọ adùn aburú ọlọ ń pa irọ́ à ń ṣàbòsí à ń ṣe bó ṣe wùwá ìgbádùn rẹ̀ lọ àmọ́yà rẹ̀ ó sẹ́kù níwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́tún sọ ní Qur'an wala taqulu lima tasifu alsinatukum lima tasifu alsinatukum al-kadhiba ahadha halalun wa ahadha haram ọlọ́ni ẹmọ́ ma lórí rọ́ eléyìí ni aláàlí àrámù لتفتروا على الله الكذب كلبا ما قرم الله وبا إن الذين يفترون على الله الكذب لا يفلحون gbogbo yí tẹ́ ń parọ́ mọ́lọ̀ ọba wà láyẹ̀ ní ṣogbire ọlọ́ni sọ́nà fẹ́ ẹlùmí ni ah àwọn ní tún bú yíó ṣègbú ọ̀nà wọn àtàn parọ́ wọn kú dákọ̀ anybody ẹ ìwọ náà gbogbo yí tẹ́ ń parọ́ mọ́lọ̀ ọba la ẹ̀ ní sí orí ọlọ́run sọ́nà kùrán mata'un qalil ìgbádùn kékeré nítorí ìgbádùn kékeré tó rí òkèfẹ́ gbọ́ lọ́wọ́ àwọn èèyàn wọ́n pawọ́ fún wọn o má dúró tó ti pa fáwọn èèyàn àwọn owó ọrọ̀ tẹ́mọ́ ń gbà ọlọ́lọ́ ní ẹgbà a ní mo sì mọ́ wọ́n dàlé nìsẹ̀ a ní búná ti rí búná ti sanwó fún mi mbúlẹ̀tí o mọ́dú adé yíyà tá nẹ́bí sí fáwọn yìí ìwòlà nẹ́bà ní tọ́ tọ́ ẹ̀ sàábí láwọ́jẹ́ o kò wà àdúwà oyoyoyoyoyoyo hadithu dharir tó wá nẹ́bí sallallahu alaihi wasallam wa ọkùnrin rọ́bà ní sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah òjíṣẹ́ rọ́bà dábùsàdúwà fún mi kọ́lọ̀ jẹ́ kójú mi ńlá Ànábì ní kọ́ ní dùwà àti ó sì tó bá délé ó sì gbogbo nǹkan wá ti bàjẹ́ kò sí anything kò dúó sí mẹ́kọ́ ní ah, ọlọ́wọ́lá nẹ́bí ó wá bá nẹ́gbẹ́ wọ́n sọ fún jíṣẹ́ ọlọ́wọ́ pẹ́ọ́lọ́ tẹ́kùn bá wá ṣe dùá gbogbo nǹkan wá ti bàjẹ́ tán ó jú ẹ̀ṣẹ̀ lànẹ́bí ṣe dùá ìpẹ́ ọlọ́wọ́ bàbá ọkùn tó fún wọn ibi tá nẹ́bí wà lòdó ti bẹ̀rẹ̀ sí ní mọ́ lòdó sí òjò pa wọn lọdí júmọ̀ àjọ náà lọ́run òjò wọn wá dá fúdíjọ ọjọ́ méjì júmọ̀ tó tún tẹ̀lé ọkùnrin tó padà wá ìgéyìn tábà ó tún ah, nǹkan tó ti ń bàjẹ́ ìgé omi tó ti pọ̀ níbi tó ṣe dùá hawalina la alina òdí ẹ̀ tó stop káwàlá nẹ́bí ìgbàgbé kó gbowó àdúà ní four sisters ṣe wọ́n tó padà wá ẹmú ẹmú ẹmú o rẹ̀ ń sẹ́wọ́ àdúà jọ ní títà ń pa ọmọ lọ́wọ́ bá subhanahu wa ta'ala mata'un qalil nítorí ìgbádùn kékeré tó fẹ́ gbá pẹ̀lú owó walahum adhabun alim ìyà ilẹ́tẹ̀lẹ́rùn bẹ fún yíò áyà Kùránì ni àfẹ́yìn ṣe ń ṣiṣẹ́ àwa dàgbà sáwùjọ àwùjọ táfẹ́ tí ń ṣiṣẹ́ iṣẹ́ ò ní ṣe iṣẹ́ àfà ẹ̀wọ́n tún ní iṣẹ́ àfà aṣọ ilé ìjọsìn aṣọ di business establishment aṣọ di kìníkàkìníkà limited invention aṣọ di small scale and kìníkà enterprise tàti ń pàwó wọlé sápò àsàlátù oníkàmọ̀ kọ́sẹ̀ wá àsàlátù oníkàmọ̀ kọ́gẹ́dẹ̀ wa. wàláì kanú àwọn umahat kanú àwọn yawa wọn pè mí pé ìjọ dìde before ọjọ́ ọdún wọ́n ni àfá ni pé ah táwọn kóníkàlùkọ̀ kan mú ọ̀gẹ̀dẹ̀ kọ̀ọ̀kan àbọ́gẹ̀dẹ̀ kìníkà mú wá yá ìmájì ká ní pé èèyàn 200 nílá sàlátù ọ̀gẹ̀dẹ̀ kọ̀ọ̀kan àfọ́ sí sọ́gbọ̀ gẹ̀dẹ̀ irọ́ irọ́ irọ́ wallahi mo ti ń kọjá mìkan wọ́n se wọ́n láwọn sọmọ olókọ nífà ẹ́dàkù kí tún ni wọ́n tún pè ní wọ́n sọmọ olókọ gẹn láwùjọ wọ́n tún kí tún ni wọ́n sọmọ olókọ sí tún á jẹ́ ó ṣe jìnáwó ọmọ tó ṣe pé olè sọlókọ kó tóbi ọmọ tó ti sọlókọ kó tóbi ò ti lè sọlókọ bó obi tán ta ló tún wá kí àfáà ah, ní tí mọ́ sọmọ olókọ àfá ẹnu ní sí ẹnu dùn èmì tí ilé fi sọ́rọ̀ èmì lókọ ni ah ẹ̀yìn náà lẹ́sọ lókọ èyí tó kàn lè wà ń bẹ̀ ní pé a rí pé chance lélẹ̀ láti pé bí àwọn èèyàn ó wà èèyàn wá rí àwọn amru bil ma'ruf kan tí ẹ̀fẹ́ sí ẹwà sí èèyàn kàn jẹ́ bí opportunity ní kéjẹ́ bí ọ̀gẹ̀ni asùn wà ilá ẹ̀kàn lọ tó bá wu bàbá ọlọ́mọ ni ah mo dáná ẹwà jẹun ẹwà sì máa gbélé ayé pẹ̀lú rọrùn tí ò sí nǹkankan ìyẹn tó ẹ̀sẹ̀ lọ náwó lọ hospital tó ti lálà sí bí ẹlòmí operation ló fi bímọ kíníkà kíníkà ó tí ó kọ́ lọ sí bí 300,000 lọ hospital náà èyí tó wá ń jóye pé à kíníkà owó alálàfà owó kíníkà owó kíní owó mi owó kọmọmọ gọ gbogbo wá gọ kalẹ̀ owó kọmọmọ tutù gbogbo wá tutù wọ́n rèdè kọ́dẹ̀ ti ń block wọ́n ti dì sínú fríjì irọ́ àfẹ́ ìdẹ̀ ìsànlẹ̀ ó ní ẹ̀yìn ìyẹ́dọ̀ ẹdáwó ẹdáwó owó ànẹ́bì ló ní agbówó yíò wallahi mú gbogbo yìí orí mi sí pàkì pé ah ẹwọ́ tàà yẹn ní confidence ó sì ń kọ̀kọ́ live ànẹ́bì ló ní agbá o sẹ́wọ́n táà àwọn fọ́mọ̀ ọmọ sí kìíní ẹni sí wọ́n ti mọ̀ pé àwọn kìíní ẹ̀ clear láwùjọ àwọn yẹn ti ń gbá wọn kìíní yé wọ́n wà mọ̀ mọ̀ mọ̀ típ àwọn nǹkan mí sí wípé ni súnà kọ́ àwọn kan sọ ní sáàdì òkè ẹnìkan kú wá ní pé arára ah, kò sí jọ́méje o kò sí tán pé ní jọ́méje ìjọ́ ah. mẹ́ta lànàbì ní a mọ́ sí àà èwùsù ní ìjọ́ mẹ́ta <laughs> ìgbòrò títí ó fẹ́ ẹ̀ẹ́ eh, ọdún eh, eh, àṣí jọ́méje mọ́ ìjọ́ mẹ́ta lànàbì ní a sí ẹ pàwọ́ fáwọn èdè bí pé ẹ sì padà sọ òkú ẹ sọ mọ́ wọn èyí kọ́kọ́ kú ìbànújẹ́ tó kọ́kọ́ lágbára ní ìyí wà mọ̀ dàmúkàkiri lọ yáwó ilé lọ yáwó ilé lọ yáwó ilé because ó gbùdọ̀ sókú ìyá rẹ̀ kí ní pè ní wọ́n ń sókú nínú ẹ̀sìn Islam ẹun tó fọ́nì ní àwọn yíwá máa ahkamul janaiz ẹlùmí tó wá ní kó wá wẹ òkú ẹ̀kú lè wẹ́ tàbí kébò náà se ń se káf bẹ́ẹ̀ lọ ń fi aṣọ bo òkú bóò ló se wẹ́ tó fa aṣọ bo bóò náà se ń sin àwọn ìdájọ́ olówà ń bẹ́ dùwà oná ní a se, bóò láṣe kí musókú lára bóò láṣe sí gbogbo ẹ̀ àmọ́ débi pàwọn mùsùlùmí náà padà dípàwọn náà padà lọ ń gbókù sí mọ́túwárì kalibà sáré wówó wọ́n kọ́ sí àwọn kírísítẹ́nì àwọn kírísítẹ́nì tó pé àwọn máa ń se òkú bí wọ́n lè pa màlúù 50-50 àwọn mùsùlùmí náà bá wọn kọ̀mpìtì jahiliya èyàn kú ṣe dípà ń pa màlú 50 jahiliya débi pé ó ní ẹnìkan sọ fún pé ó ti fìgbà kan lọ àná ìnáwó òkú kan rí ẹ̀ níbi lè pé wọ́n mú aṣọ fún òkú nífà wọ́n sì gbé e sórí chíà òkú tó ti kú bá wọ́n sì sẹ́ẹ̀tẹ̀ sórí chíà báyìí ó jókòó báyìí aṣọ tán mú làwọn gbogbo àwẹ̀ náà gbogbo náà jó ee bàbá bàbá bàbá ẹ̀sìn tọ́nà fẹ́ fòkú wọn sí náà ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ìrọ́fà o fẹ́ lọ́mọ̀ pẹ́lẹ̀ ti kú àmì o wá sẹ́jẹ̀ sórí tí a wípé kò tí kú àmì wọ́n má tún bẹ̀rẹ̀ wọ́n tún agbókù sórí pósí wọ́n tún bẹ̀rẹ̀ sí ma fi jó àwọn agbókùjó ọwọ́ ọ̀tọ̀ ni wọ́n gbẹ̀yà láyàwó àwọn tún gbókùjó ti wọ́n nù <laughs> ẹwọ bí tí nǹkan sí wádé àwọn tí wọ́n kọ́ sí ní o à ń gbókùjó àà àwọn kẹta mọ̀ gbọ́tẹ́ kẹwọ́n sí àà àà àà yóò kà mọ̀ yàáyí lẹ́nu ni wallahi in táwọn àfáà ilẹ̀ ìṣẹ́ ni ọmọ pàílẹ̀ náà ń parọ́ gbó lọ́wọ́ ilé ni in táwọn àfáà ilẹ̀ ìṣẹ́ ni tẹ́yàn kan bá ti kú fún ọ kò sí kinní kan kò sí special thing ju pé kódà òkúkú ní alẹ́ báyìí wo gẹ́gẹ́ bí mùsùlùmí tó mọ́ tó wá sí láì tó sùn pé ó kú anytime ó yẹ kó lè kíákíá wẹ́ fún ààrẹ ah, láwọ́já ti dákẹ́ bóyẹ rọ́ṣẹ̀ lọ́sọ́ tútù bí ah, ẹni ó ti kílẹ̀kẹ̀ ní ti kú already ọlọ́run ti ní pé wọ́n ti padà sọ́dọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ yóò so tó bá ti di eh, bádà tó mú bá ti yọ because wọ́pù you yíwa ń bẹ̀rẹ̀ àbí lẹ́yìn gbà a lọ sí wọ́n sí ìtẹ́ ìtàhà a mùsùlùmí òsìbọ̀ kí mùsùlùmí lára wọ́n bọ́ ṣe dùwà fún ṣekíní sí sí tẹ́ oníkálùkù fẹ́ kánù kọ́dọ̀ gbé tẹ́ tó máa ń ṣe táwọn yóò tún wá tó ẹsẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ wá dáṣẹ̀ jọ sílé yín nínú tí Islam kórìíra burúkú ni àwọn yẹn kú tán ẹwà gbé yòló ìyá tí yóò fọ́sẹ̀ bí i ọmọ rẹ̀ kú ni ẹgbẹ́ bàbí bàbá yàn àyàn wá ń tọ́sẹ̀ lẹ́sẹ̀ àwà dó síbẹ̀ fún hmm. kí ní gẹ́tù máa ń increase ìbànújẹ́ ìyẹn nọ́mà tààzí àníwẹ̀ṣẹ̀ Islam ẹbá lọ kẹ́nu pẹ́ntà alátọ̀nà tó jẹ́ kódà kò ní ìdíkẹ́ jòkó kò ní ìdíkẹ́ ìdó ń bẹ́ ẹ̀yìn increase ìbànújẹ́ nìyẹn ni yá hànáà ni tí Islam kọ́ ẹ̀pẹ̀lẹ́ òye ah ọlọ́wọ́ fọ́mù kẹ wọn ọlọ́wọ́ ṣe báyó ọlọ́wọ́ ṣe kíní ènìyàn ẹ̀kíní ẹ̀kíní kan so ẹfọ́ kan báyìí kò sí ẹ̀kíní ẹ̀kíní kan pín iléyá iléyá wọ́n tó ti rí ọba ìpé ah lọ́gbọ́já tó ní yóò tún kẹsẹ́ fún àwọn obìnrin wà tó ẹsẹ̀ lẹ́sẹ̀ wọ́n wà jókòó tí wọ́n lè rú látàwọ̀ dálẹ́ nǹkan kọ̀ bẹ́ẹ̀ sí mọ́ sọ ti ah, hmm, ah kí ni ikú tó ẹka ti mọ́ ẹkọ́ níkàkùn náà mọ́ prepare fún ikú tó ti pé yóò kàwà bákítà tán tó ìwé ní kílẹ̀ tó súlé ní báyìí gbíyàn tí ó kùn bẹnu àbáyìí tán àwọn kan tó wá lo chance yíò láti tó wọ́n fi pàwọ́ wọlé látara yọrọ ìfìtàrúnà aláhìl kẹ́dì wà náà aláhù anil kẹ́dì ọlọ́ọ̀bá wá kò fún akámọ́ parọ́ ẹmọ́ wó ọlọ́run sọ ní Kùránì fàjítẹ́nìbò ríjìsàn minal authan ẹ sọ́ra fún àwọn ẹ̀gbin nínú àwọn òsà ìmọ́ sí òsà wọ́n sí òsà mọ́ wàjítẹ́nìbò kọ́ọ̀lá zuur ẹ sọ́ra fún àwọn ìjẹ́rí èké irọ́ yẹ àwọn èèyàn payọrọ hunafa'a lillahi gọ́ìrọ mushiriki nabi ọlọ́ni ẹjẹ́ ni tí ó dúó dédé lórí ẹ̀sìn ọlọ́wọ́ ọba ẹmọ́sẹ̀wọ̀ pẹ̀lú rẹ̀wù wa man yushrik billah ẹnikẹ́ni tó bá ṣe bọ́ pẹ̀lú ọlọ́run ọba fàkà annama khawwa minas sama nígbàtí ẹ̀ bá jáwọ́ láti sánmà ló ṣe fatakhtafu at-tayr àwọn ẹyẹ bẹ̀rẹ̀ sí ni máa fàkàkàkiri story building àwọn tó bá ṣe pẹ̀lú ọlọ́ọ̀bá ìgbà tí ànẹ́bì ń sọ̀rọ̀ nípa èyàn tó bá jẹ́ kéfèrí bẹ́ẹ̀mì rẹ̀ ó sì padà sínú rẹ̀ ayàtà nẹ́bì kan fàkà annama khabba minas sama tó bá jábọ́ látókè lókè lọ́lọ́lọ́lọ́lọ́lọ́m sínú lẹ̀ gbìm lójú ẹsẹ̀ ló ti àwọn màláíkà dé bọ́m̀bẹ̀ náà pé man rabbuk lókù kéfèrí lójú ẹsẹ̀ bó sí wọnú lẹ̀ bẹ́ man rabbuk jínejíne ẹgbẹ̀gbẹ̀ kó lẹ̀ níwẹ̀ and ẹ̀yìn náà lọ́lọ́run bẹ́ẹ̀ni in ti ń sìn láyé nù ẹlòmí in ti ń sìn à ẹ̀yìn náà ni in tí ó bá ti mú benefit afẹ́ráyítà mani lẹ́dì tàkàdà afẹ́ráyítà lẹ́dì tàkàdà iláhù àwà fàdọ́láhùláhù àmì tó bá dúó dédé lórí ẹ̀sìn rọ́wọ́ bá innal ladhina qalu ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا وموامي مؤمني واسنوا سارين والله èyí ó jí fèlòkọ́bù wọ̀lá ìgẹ́bà sí wàláyé náà ìwọ́ tó wàláyé tí mo ń wòye bó ṣe rí bẹ́ẹ̀rẹ̀ ló ṣe jínú sàárì hayatun barizakhiyya náà ń pè ọmọ tó fọ́nì ní ibi tàà ń sọ yìí ó lè wà ń bẹ̀lẹ̀ ní ẹ̀bẹ̀ ẹni ẹlùmí ìbátà bá ti kú ti tánù kí ló tán ó wá ìṣẹ̀ bẹ̀rẹ̀ ikúlòpin gbogbo níbo ikúlòpin gbogbo ní kíni ìbẹ̀rẹ̀ ní because ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ reality ayé ayé láti máa ń parọ́ fún ara bó bá ilé wọ́ sàárè kò sí rama sí ẹni tó fẹ́ bribe ma ayé ló ti ní connection ayé ló ti lè call ẹsẹ̀ rẹ̀ gùn ó lè sàbòsí tó ìtumọ̀ lò lọ kò síbẹ̀ mọ́ tó bá ti kú because ẹni tó bá ti kú kìyàmọ̀ tí ẹ ti bẹ̀rẹ̀ ní sheik wọ́n ní pé wa hadha shirkul khatir qa'imun ala al-kadhib ó ti pé ẹbọ tánṣọ yìí ó dúó lórí ọ̀rọ̀ wa huwa akbaru ususihi wa qawaidihi irọ́ ní fi ń tóbi jù nínú òpó ẹbọ àti ìpìlẹ̀ ẹbọ wallahi irọ́ ní fi ń tóbi jù mẹ́ ìwọ náà wo fada Christmas sí fada Christmas ń ṣe ẹ̀rọ ni hmm, ṣe bá ń pọ̀ ṣe kì ń ṣe ẹ̀rọ ni bọ̀dá kìníkà ládùgbò yìí tó lọ gbé aṣọ kìníkà sí fi wọ́n pàwọ́ fáwọn ọmọ òun ni Santa Claus òun aláti kìníkà à ń bọ̀ wá sọ áṣùlùgì tí Santa Claus ti bẹ̀rẹ̀ ohun ààrẹ tó balẹ̀ mo sì mo jẹ gbèsè Santa Claus New Year ìkíni áṣùgbò ló ti bẹ̀rẹ̀ irọ́ gbogbo ẹ̀ wallahi àtọ́ ti kérésìmesì fún wọn irọ́ irọ́ irọ́ ní gbogbo ẹ̀ hmm. <clears throat> ma wo wọ́n ni wà àtàbárọ̀hù Allahu ashadda anwa'i zulm ọlọ́run sí kọ̀nsídà ẹ̀bọ̀ gẹ́gẹ́ bí àbòsí tí fi ń lágbára jù ọlọ́run sọ ní Kùránì pé wa man azlamu mimman iftara ala Allahi al-kadhiba wa huwa yud'a ila al-islam e ta ló sàbòsí jù

wọn bá láwọn òfẹ́ wọn bá kógera bẹ́ẹ̀ so inṣáàlá nákìfẹ́ inda hadal haddi inṣáàlá so a tún wo àwọn nǹkan mí tí ọ̀rọ̀ tún mẹ́nubà so ọ̀rọ̀ yìí ó pàtàkì gan ó dẹ̀ sí kókó gan ló jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ so ẹ̀kọ́ tàà ní kan bí ni pé ẹja fi rọ́lẹ̀ wàláhì yọ́rọ̀ ò pé kò dẹ̀ sí àǹfàní kankan tàfẹ́ gbà níbi gan ni ìmọ̀ yọ mùrú àyìn irọ́ ni ìmọ̀ jẹ́ kí yẹn dẹni yẹpẹrẹ òdodo ní ìmọ̀ ń gbéyàn gani kódà kò rùbí arọ́ ní ó gbé ọgá ń bí kàmọ́ pàrọ mẹ́ òdodo ní ọsọ òdodo kò sí bàkàtí irọ́ ma ń síkín sẹjá fi irọ́ lè wallahi kábọ́ sí bí òdodo an bí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ السلام عليكم ورحمة الله وبركاته